نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقف مرابة سبحانه وتعالى لوريا أما لوريا لوري و نينو آه، إدرار الله بطقة هنا نكوى ني ألافية láti lè máa péjọpọ̀ láti ṣera wa láǹfààní láti wá ìmọ̀ ẹ̀sìn láti lè ra wa kún nípa ìmọ̀ nípa Ọlọ́run Ọba wa káfílẹ̀ jẹ́ kanú àwọn tí yóò nímọ̀ jùlọ nípa Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìmọ̀ yìí náà ni ó jẹ́ kí kí a dá ìṣẹ̀wá kò sí bá kò sí problem tó báyìí pé ó hìdì wọn láti gbọ́ kò sí problem barakallahu fiikum so a kílùkọ̀ da síra tí a ń bára wọn náà ni takhilul ainayn bi sharhi aqidati ar-Raziyayn tí afáwà gba Sheikh Ubayd ibn Abdullah ibn Sulaiman al ibi tí a dé wọn ni tàbí títà ti fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni bólóhùn ibn abi hatim tó gbà alátọ́dọ̀ bàbá rẹ̀ àti ọ̀rẹ́ bàbá rẹ̀ afá rẹ̀ tí wọ́n sọ pé in táwọn bá àwọn gbogbo àwọn olùmọ̀ lé lórí nù ní gbogbo àwọn ìlú so iraqan wa shaman wa misran wa yamanan so gbogbo àwọn ìlú in táwọn bá àwọn àfà lórí ẹ̀ òun náà ni pé wa annahu tabaraka wa ta'ala àti pé ọlọ́wọ́ bá yúrọ fil akhirah ní pé wọ́n rí ní al ní ìgbéǹde ní al-qiyama ní ìbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí yóò gbé wa gbogbo wa dìde ní ayé tuntun yarahu ahlul jannati bi absarihim àwọn àwọn aljanna ó rí pẹ̀lú ojú wọn wa yasma'una kalamahu wọ́n sì gbọ́ rẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ subhanahu wa ta'ala kayfa sha'a bó bá ṣe wọ́ ọlọ́wọ́ bá wa kama sha'a àti bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala bá ṣe fẹ́ sheikh ubaid wọ́n fẹ́ ṣàlàyé wani hadhihi mas'alatu ru'ya wani alamari ni òun ní ṣe pẹ̀lú mas'alatan pè ní mas'alatu ru'ya wa hiya min masail sifat nínú àwọn alamari tó ní ṣe pẹ̀lú sifat ni tí wọ́n bá ṣe ìtìlákọ̀ sifat àti mọ̀ pé ìjọ gbà lérò ni àwọn sifat Ọlọ́run Ọba wani wa ahlu sunnati wani àwọn onísúnnà yudkhilunaha fil imani billah wọ́n máa ń tí ìbọ ìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba awwalan aláwọ̀kọ́ nítorí pé li'annaha mimma akhbara Allahu bihi fi kitabi nítorí pé nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá fún wa nírò nípa rẹ̀ nínú tírà rẹ̀ ni wa akhbara biha rasuluhu bẹ́ẹ̀ sì ni nínú àwọn nǹkan òjíṣẹ́ rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run Ọba ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fún àwọn èèyàn níro nípa rẹ̀ ni wọ́n ni sáàniyàn mọ́lẹ́lẹ̀ kejì lè annaha tata'allaqu bi sífàtí min sífàtí wọ́n nínú àwọn àdí tó fi wọ abẹ́ ìgbàgbọ́nú Ọlọ́run Ọba ni pé ìdí ẹlẹ́kejì ni pé muhaqqaqah ní ìrí pàápàá وقد تضمنت الجملتان الأوليان إثبات صفة الرؤية wọ́n ní àwọn gbólóhùn méjì aláwọ̀kọ́ ó fi ń rinlẹ̀ ìròyìn ìrí Ọlọ́run Ọba ru'yatal mu'minina rabbahum fil akhirah bí àwọn olùgbàgbọ́ bọ́n rí Olúwa wọn ní ìgbéǹde so òun náà ni wípé gbólóhùn wípé yarahu ahlul jannati bi absarihim so wani fahadihi ru'ya wani rí tahsulu lahum fi mawdi'ain àyè méjì ni wọ́n ti rí so gbogbo àwọn kan tí yẹn gbọ́lọ́dọ̀ àwọn àfá súnnà gbogbo wáyé so àwọn àkbárù tí yẹn gbọ́lọ́dọ̀ fi kọ̀ ní so kò ní ìdíkí ẹ̀sẹ̀ tó máa wò pé à èyàn kan máa ń gbọ́ pé àyè méjì ní but èmi ò ti gbàgbọ́ láti bà tó ti ń gbọ́ náà so ó túnmọ̀ fún àwọn àfáà ń parọ́ fún ọ láti jọ ìníyàn so fi mawdi'ayn nígbàtán tí ń sọ fún yà láti jọ ì kódà kó mẹ́tì rẹ̀ di gan o ti gbọ́ láìmọye ìgbà pé àwọn àfáà súnà máa ń para rẹ̀ àwọn àfáà máa súnà so rẹ́dì láti tẹ̀lé àwọn èèyàn tó wà lórí òdodo torí pé tó bá yẹ pé tí wọ́n mú ṣe ni pé ẹ̀rí straight ni wọ́n lọ wọ́n mú àbí gbogbo ẹni tí ò bá fún ọ tó ò bá ti gbẹ́ ní ẹ̀rí fún ẹ̀bá ò ní gbàgbọ́ ẹni yóò padà ní problem nìkan nínú àwọn problem yóò padà ní problem nìkan níbi àwọn sifat kan sífà òun isbatul aynaini lillah ẹni yóò kò ní kò sí bó ti fẹ́ bọ́m̀bẹ̀ yóò padà ní problem pẹ̀lú pé ìfi sífà ojú méjì nílẹ̀ fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala so torí pé nínú àwọn nǹkan tí ahlus sunnah wal jama'a àtẹ́nu wọ́n ti kò sí látàrí àwọn sọ̀hábà ni so tí ó kí ó tó afẹ́ ọmọ rẹ̀ rí wọ́n ni ẹ̀rí yóò clear pójú méjì ni so eléyìí nínú àwọn nǹkan tí èyí ó padà fi ní problem so nígbà táwọn olùmọ́ bá ń sọ tí wọ́n sọ tí wọ́n ò sọ lórí ìfẹ́nu táwọn fún àwọn tí wọ́n ní wáràhùn nípa ìsọ̀rọ̀ ń parọ́ ọba ni ó ti yẹ kí ẹ̀mọ̀ gbàrọ̀ àwọn kabẹ́ wọlé wọn wọ́n ní ihdahuma fi al-mawqif fi arasati al-qiyamah aláwọ̀kọ́ gbà tí wọ́n rí ọlọ́wọ́ bá òun náà ni ní gbangba al-qiyama wa hadhihi ar-ru'ya wọ́n ní rírí eléyò ikhtalafa ahlul ilmi àwọn onímọ̀ sí ya pàǹpà rẹ̀ hal yusharikul mu'minina ghayruhum min ahlil mawqif ṣe àwọn ẹlòmínà tí wọ́n yí sáwọn olùgbàgbọ́ sáwọn náà ó pàtẹ́kì láti rí Ọlọ́run Ọba ó gbà wá sí gbogbo èèyàn tí wọ́n ó pàtẹ́kì láti rí Ọlọ́run Ọba min kuffar wa munafiqin nínú àwọn kuffar àtàwọn munafiqin am hiya lahum khassa àbáwọn mìíní kanáni ala thalathati aqwal lórí ọ̀rọ̀ mẹ́ta zakaraha sheikhul ibn taymiyyah ibn taymiyyah mẹ́tẹ̀ta yìí ṣùgbọ́n mo rántí pé mo bi Sheikh eh, Yahya Nahari in táwọn dẹ̀ sọ ni pé àwọn kùfààrù náà orí wọn so in tí wọ́n sọ òun náà ni pé àwọn kùfààrù wọn orí wọn so ní mo bí wọ́n pé sí àwọn kùfààrù náà sí wọ́n orí Ọlọ́run Ọba subhanahu ìkọ̀kan náà àwọn opinion àwọn olùmọ̀ fún wa wọ́n ní faqala qawmun wọ́n ní àwọn kan sọ pé yarahu but ṣe ẹ ma gbọ́ kò sí àpá lórí pé àwọn mùmìní ò rí wọn kò sí àpá ní pé àwọn mùmìní ò sí kíni wọ́n rí Ọlọ́run ọba lẹ́ẹ̀mejì òun ni gbogbo ẹni gbogbo wọn ni wọ́n rí wọn thumma yahtajibu lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala yóò wà pàmá ba'du an ghayri al-mu'minin so fáwọn tí èsì mu'mini yóò pàmá fáwọn tí èsì mu'mini wa yabqa al-mu'minun àwọn olùgbàgbọ́ wọ́n ma rí adùn pẹ̀lú kan ma rí ẹni síwájú wọn wa maulahum àti waliyu wọn wa ma'budihim àti ẹni tí wọ́n jọ́sìn fún láyé jalla wa ala ọlọ́wọ́ tó ga tó gbọmgbọm wọ́n ní qalu wọ́n ní faru'yatul mu'minin wọ́n ní rírí ti mu'mini o takrim àpálẹ́ ní ó jẹ́ wọ́n ní wa ru'yatu ghayrihim ẹ̀rí rírí tẹlomí o ta'adibun wa tawbih ìjìyà ni àti ìbẹnu àtẹ́lù wani wa yumassiluna hadha bil umuri al'amma wani wọ́n wá máa ń fa àpẹẹrẹ fẹ́lẹ̀ pé àpẹẹrẹ tí wọ́n fi rí Ọlọ́run ọba ní pé pẹ̀lú alamari gbogbo pé kazuhuri al gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀daràn náà ni ka zuhuri al-hakim liman arada an yu'aqibahu gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀daràn náà ni tí ó wá rádájọ́ ẹ mọ̀ pé rírí tó wọ́n rádájọ́ rírí pé ẹni tó rírí ẹni pé tọ̀ ẹni tí ó dájọ́ pé ká fìyà jẹun lónìí ni so bọ̀ rírí ìtàwọn òmìnì rírí tí ó mọ̀ fi wọ́n lọ́kàn balẹ̀ ni ní pé àwọn ahlul islam àwọn tí wọ́n fi àwọn ti sí islam ni wọ́n rí mu'minuhum àwọn tẹ́jẹ́ mu'mininu wọn wa munafiquhum àtàwọn tó ṣe pé munafiki ni wọ́n kàn pàpẹ mara islam ni but iman ò tí wọ́kan wọn wala yarahu al-kuffar àbí wọ́n tí ní iman wala yarahu al-kuffar àwọn kèfèrí ò rí o sọ̀rọ̀ ẹlẹ́kejì ni wani alqawlu thalith wani ọ̀rọ̀ lẹ́kẹta annahu la yarahu illa almu'minuna faqat nígbé kò sẹ́ni kankan tí ó rí àyàfi àwọn mùmìnì nìkan ṣoṣo wani wallahu a'lam ọlọ́wọ́ bá lóde nímọ̀ jùlọ wani wa qad mala ní pé èyí ta ọ̀rọ̀ táà ń sọ ní pé anna ruqya ní pé rírí Ọlọ́run Ọba ò fil mawqif ní àyè tí gbogbo wọ́ọ̀dù ó sí khassatun lil mu'minin ní pé fáwọn mu'mini ní kalówà fún lọ́dọ̀ olúwa wọn lójọ náà ni wọ́n ni wọ́n wajhul istidlal ojúpẹ́nà tí aya yìí fi jẹ́ ẹ̀rí òun náà ni pé annahu ma dama subhanahu wa ta'ala lókùnbà tó bá ṣe pé ọ̀rọ̀ ọba o hajaba ghayru ahli imani an ni o dalilu ikhtisasi al-mu'minina bitilkumur ru'ya eléyẹ̀ rí ni pé àwọn mùmìnì nìkan ni wọ́n dásà lẹ́sà fún rírí yẹn wọ́n ni wa hadhihi al-aqwalu thalatha wọ́n ni àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ta ni marwiya wọ́n ni gbogbo ẹ̀nà gbàwá kulluha an ahli sunna gbogbo ẹ̀nà gbàwá látọ̀dọ̀ àwọn wọ́n ní wa hadhihi al-aqwalu thalatha marwiya kulluha an ahli sunna wọ́n ní fala yutarrib ahadu al-furaqa'i ala al-akhar wọ́n ní ẹnìkan ò ní blame ẹnìkejì wa in tala bina sanadhkuru fi kitabin حديثي خاص لنا إن شاء الله تعالى وني تبقى ديه سنذكر في كتاب في كتاب حديثي خاص لنا إن شاء الله تعالى من تبال ربي ونذكر الأدلة على إثبات رؤية المؤمنين ربهم يوم القيامة ونكدكوا عن ويري tó fi ń rinlẹ̀ pé àwọn olùgbàgbọ́ wọn ò rí Olúwa wọn a ti síwájú àwọn ẹ̀rí nínú súnnà li'annaha sarihatu dilala wọ́n ni torí pé àwọn ẹ̀rí rẹ̀ ó straight sariha ó clear ala ru'yatil mu'minina rabbahum yawmal qiyamah lórí pé àwọn olùgbàgbọ́ wọ́n rí Olúwa wọn lọ́jọ́ ọgbẹ́ndé thumma nutbi'uha e àwọn àyà mọ̀ ṣe dáadáa nínú àwọn síra wọn وهي كذلك صريحة عندي wọ́n ni lọ́dọ̀ àwọn náà ó clear wà inda man lahu basira àtẹni tó bá ní ìwòye sí wà ahliya tó ní capability ìmà ilmiya wọ́n ni wà qad takhfa ala ba'd an-nas ó sì lè pàmọ́ sẹ́lòmí ìpẹ́ àbóòlì ayà iṣẹ́ wọ́n tọ́ka sí so lè pàmọ́ sí nítorí hawa nítorí ìfẹ́ẹnú nítorí jahil àbí nítorí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ò kàn fi mọ̀ náà ni so wọ́n ni wàlá ahadithu fi isbati ru'yati almu'minina rabbahum wọ́n ni àwọn ahadithu tó wá níbi pé àwọn mu'mini orí olúwa wọn in lam takun mutawatir tí ó tí ó bá jẹ́ mutawatir tí ó bá yé pé ọ̀nà tó gbà wá ó pọ̀ gan débi pé kò ṣe é jà níyàn yóò sì jẹ́ pé ọ̀nà tó gbà wá náà yí pọ̀ náà bọ̀kùnkàn tó lẹ́bù mutawatir ni wọ́n ni famin adillati sunnati mutawatira wọ́n nínú àwọn ẹ̀rí sunna tó tawátara qawluhu ẹ̀rí olúwa yín yawmal qiyamah lọ́jọ́ gbẹ́ndẹ̀ kama tarawna hadha al-qamar gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí rí òṣùpá yìí la tudamuna fi ru'yati ẹ̀rí àkílọ́kọ̀ rẹ̀ la tudamuna fi ru'yati ẹfẹ́ àfilẹ̀ bẹ̀ ṣe kò sára yẹrẹ wọ́n ni wa ru'ya la tadamuna fi ru'yati so wọ́n gbà wá pé látùdọ̀ múnà kí ni aṣlò rẹ̀ ó jẹ báyìí kí ni aṣlò fíìlì fíìlì yóò jẹ dọ́mẹ́nà látùdọ̀ múnà fi ru'yati dọ́mẹ́nà yudọ́minu àbí látùdọ̀ múnà لا تضامون كيني أصل ليه جاء ضامنا سواني والمعنى على الأولى واني تما لاوكو لا يلحقكم ضيم واني ضيم ندباهي فيراه بعضكم دون بعض tí ó wá sí pé àwọn èèyàn kan ní ó rí àwọn kan ò ní rí so ni wa ala thaniya wani lórí ẹlẹ́kejì fathata wa tashdidil mim ay la yatazahamuna min ajli ru'yati ẹ ní ma fúnpọ̀ nítorí pé ẹfẹ́ rí rí ọlọ́wọ́ bá fayarahu kullun minkum gbogbo ilẹ̀ rí wa huwa fi makani tí tẹ́fi wà láyé rẹ̀ so túnmọ̀ pé látúdọ̀ múnà ó túnmọ̀ pé àkílòkọ rẹ̀ ẹ ní rí ìnira láti fi rí ẹ ní rí ìnira kíkẹ́ láti fi rí gbogbo yín lẹ́rí bọ̀ látù bọ̀ múnà ẹ ní láti rí so nínú àwọn tí wọ́n sáwọn yẹn so tó bá pọ̀ gan wọ́n bẹ̀rẹ̀ sí ń fún púpọ̀ àwọn òjẹ́ rí dáadáa àwọn tó ga àwọn ni òjẹ́ kóhun rí so ara so látò bọ̀ mún ẹ̀ ní fún papọ̀ tẹ́fìrí so eré ìjẹ́ bó ti jẹ́ so wọ́n ni a wọ́n ni fayarahu kullum minkum wa huwa fi makanihi wọ́n ni wal ma'ana yukhbiru an-nabiy sallallahu alaihi wasallam wọ́n ni annabi sallallahu alaihi wasallam fún wa nírò anna ahlal mawqif nípa àwọn èèyàn tí wọ́n wà ní àyè bó ti dájọ́ fún wa يرون الله عز وجل مور يرون أباو ونحن هنا نقول أوان صباحي بي المؤمنون يرونه بأبصارهم أوان مؤمنين ووري فلوجوما وجاء في بعض في بعض أحاديث الرؤيا ولوان بأنواع أحاديث الرؤيا وني هل تمارون في القمر ليلة البدر ليس دونه صحاب wọ́n ní ṣe ẹ̀ ń ṣe èméjì nípa ìrí òṣùpá ni lójọ́ tó ṣe pé òjò tí òṣùpá pé òjò tó pé ni full moon ni laysa dunahu sahab bẹ́ẹ̀ sì ni kò sí cloud kẹkẹ tó kọ́bà rẹ̀ qalu la ya wọ́n ní ara ìrí òjíṣẹ́ ọ̀rọ̀ ọba ọ̀ qala fahal tumaruna fi shams ṣe ń ṣe èméjì nípa ìrí òrùn ni laysa dunaha sahab nígbà tó bá ṣe pé kò sí cloud qalu la qala fa innakum tarawnahu kadhalik orí báyìí náà lẹ́sẹ̀ rí ọlọ́run ọba lójú ọgbìn dé wọn ni faru'yatu muhaqqaqa ìrí ọlọ́run ọba orin lẹ́o wa hadha tashbihu ar-ru'yati al-mushabbahu ani al-mushabbahu bihi ani tashbih gangan fúnra rẹ̀ asiniki ni ani adatu adatu tashbih so yan gbọ́dọ̀ understand the ni wájúhù tashbih ṣe a mushabbahu bihi wọ́n fi ń jọra wani àbí mushabbahu àbí tashbih gangan torí pé ìran àná ni tashbih kódà ó lè má jẹ́ mushabba òbí àti mushabba ògan na fi ń jọra wọn níbi tí èdè lárúbáwá dùn dé kódà ó lè má jẹ́ òun gan fi ń jọra wọn so ìta fi ma ń sọ pé èèyàn ní àwọn kan tán pè ní tashbihul baligh àwọn mìíràn wọn tán pè ní tashbihul dimini àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó so wala yushtaratu fi tashbih an yakuna an yakuna shay'ain mutashabihan min kulli wajh bákan náà kò sí nínú májẹ̀mú tashbih pé nǹkan gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fi jọra wọn wọ́n gbọ́dọ̀ jọra wọn ní gbogbo ọ̀nà pátápátá kẹ́ tó lè fi jọra wọn eléyìí kò sí onílàákà tí ó sọ nínú ìwé ìtàn so tashbihu ya jọra so rúyà yẹn gangan na fi ń jọra wọn kìí ṣe ọlọ́run ọba àti kíni àti òṣùpá kalla so wọ́n ni wa hadha tashbihu rúyàtí bi rúyàtí la tashbihu al-mar'i bil mar'i kìí ṣe pé ń tàà rí ni wọ́n fi ń jọra wọn yálà rírí yẹn na fi ń jọra wọn wọ́n ni li anna qa'idatana wọ́n òun náà ni pé laysa kamithlihi shay kò sí nǹkankan tó dà gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba wala yuhitu bihi shay'un bẹ́ẹ̀ sì ni nǹkankan ò rọ́ kiri ká Ọlọ́run Ọba fahum yarawnahu bi a'yuni ru'usihim wọ́n ni wa amma adillatul kitab wọ́n ni ẹ̀rí àwọn ẹ̀rí فمنها قوله تعالى عن يري القرآن wọ́n yọ̀rọ̀ ọba ní wujuhun yawma'idhin nabirah àwọn ojú kan lójọ́ yẹn o yóò ma tẹ̀mẹ̀nẹ̀mẹ̀nà ila rabbiha nadhirah yóò ma wo olúwa rẹ̀ ay tanziru ilayhi Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n wá nínú hadil arwah àwọn ẹ̀rí tó pọ̀ gan ní ojúpẹ́nà lugha ni èdè Lárúbáwá ni àti istidlali Kùránì àti ẹ̀rí àgbọ́yé ni fiqh ni ní pé eléyìí ò lè tọ́ka sí nǹkankan àyàfi ìwọ Ọlọ́run Ọba pẹ̀lú ojú gẹngẹn lára nǹkan tí mo rántí pé alimami Ibn Qayyim sọ ni pé wọ́n ní ni àwọn Lárúbáwá máa ń lo gbólóhùn nadhara fún ìrónú sí so so wọ́n lè wá lò ní fíìlì náà pé nadhira but àbẹ́bìnú kọ́ yìí mú qaida kan wá pé tán bá ti lo lo harful jarri ila tán fi ta'adda lọ sí nǹkan yẹn kò lè túnmà nǹkan kan yà fi pé wọ́n fojú wo kì ní ẹ̀gẹ̀gẹ̀ so àtojúpọ̀nà tó pọ̀ gan tí àbẹ́bìnú kọ́ yìí tí wọ́n fi sàlàyé pé àdílà ìwó wà qati'a ó wà final ó wà absolute láti tọ́ka sí pé a ìrí Ọlọ́run bá subhanahu wa ta'ala ni so wọ́n dẹ̀ wọ́n gbá àdílà àwọn tán rò fún àwọn malóga tán fẹ́ fi da àwọn sifáàtì Ọlọ́run bá rú wọ́n gbá gbogbo ẹ̀dánù so wọ́n sì fanasafa ha nasafa wọ́n ni ẹ̀yí tanzuru ilay wọ́n ni ẹ ma wo wa minha qawluhu ala al-ara'iki yanzurun so lórí àwọn ibùsùn tó ga ni wọ́n ti máa wo Ọlọ́run bá wọ́n ti wọ́n mọ̀ so yarawna rabbahum wọ́n máa wo Ọlọ́run bá wọn ni o wa hadhihi fi ahli al-janna fún àwọn ará al ni o so wọ́n wá thaniya wọ́n lẹ́lẹ́kejì wọ́n ni ar fi al rírí ẹlẹ́ẹ̀kejì ní rírí aljanna nínú aljanna wọ́n ní wa hadhihi bittifaq wọ́n ní eléyìí o pẹ̀lú àpanupọ̀ khassatun bi ahli al-iman eléyìí dá lẹ́sà fún àwọn tí wọ́n gbàgbọ́ nìkan ṣoṣo ni wọ́n ní li anna aljannata àti àwọn tí wọ́n jẹ́ munafiki ti nifaki ti àdìsọ́kàn kìí ṣe nifakul amali so nifaku ti àdìsọ́kàn ni pé wọ́n ń pera wọn ní musulmi ni so but ládìsọ́kàn wọn wọn ò kìí ṣe musulmi so uh, ah, wakam wakam hum mélòó sí ni wọ́n nígbà tí wáyé tí wọ́n pọ̀ gan la kasarahum Allah wọ́n ni laysa àwọn ilé ìwọ̀n síkí ni wọ́n nípin nínú ìrí ọlọ́wọ́ bá láti jẹ́nà o ma dámú ma sú alàlkúfì wà nifaq lókùn ìgbà tó bá ṣe pé wọ́n kú lórí ìjẹ́ kèfèrí àti nifaq wà mín adillati hadhihi ru'ya wọ́n nínú àwọn ẹ̀rí من حديث سهيب بن سنان إنه حديث سهيب بن سنان أن رسول الله صلى الله عليه وسلم تلا هذه الآية ونكي أجيش الله بك آية يكي للذين أحسنوا الحسنى وزيادة وني أعواتهم سدادة والحسنى ومجتهم الجنة ومجتهم شيخ الإسلام بن تيمية رحمه الله تعالى وني ببتين باتري الحسنى من القرآن aljanna ló ń túnmà wọ́n ni wà ziyada àti àlékún wọ́n ni faqala wọ́n ni anábi sallallahu alaihi wasallam wá sọ pé idha dakhala ahlul jannati aljanna wọ́n ni tí àwọn ará aljanna bá ti wà aljanna wa ahlun nari nar àtàwọn mẹ́nà àwọn náà wọ́n náà wọ́n tó kọ́nà ọba kọmọ́ sí wà lọ́mọ náà nada munadin wọ́n ni kan ó pẹ̀pẹ̀ ya ahlal janna inna lakum 'inda Allahi maw'idan ẹ̀yin ẹ ní àdéhùn kan lọ́dọ̀ Ọlọ́run Ọba yuridu an yunjizakumuhu Ọlọ́run Ọba fẹ́ pé àdéhùn yìí fún yín báyìí fayakuluna wa ma hu wọ́n wá ní kí làdéhùn yìí alam yuthaqilu Allahu mawazinana sọ́lọ́wọ́ ọba ò jẹ́ kí òsùn wa kó wúwo ni wa yubayyidu wujuhana Ọlọ́run Ọba jẹ́ kójú wa funfun ويدخلنا الجنة الله بس جكا والجنة وينجنا من النار الله بس اللواننون قال فيكشف الحجاب وني هو واسقاكو وني فينظرون إليه وما وورابا فوالله وني نبرا قلوبا ما أعطاهم الله شيئا الله أبو فوني ككا ahabba ilayhim tí wọ́n nífẹ̀ẹ́ sí minan nadhari ilayhi ya'ni ilayhi sí ìwọ Ọlọ́run Ọba wala aqarra li a'yunihim bẹ́ẹ̀ sì ni kò sí èyí tí ó fi tó mójú wọn tutù tó tó ìrí Ọlọ́run so wọ́n ní fa hadha al-hadith wọ́n ní ẹ̀rí hadith awwalan lára ọkọ́ ìsbátù ru'yatil mu'minina rabbahum fi janna ní pé àwọn mu'mini wọ́n rí olúwa wọn láti janna wa hadhihi khassatun bihim wọ́n lélẹ̀ ó dáfà lẹ́sà fún wọn wọ́n ni àtàni wọ́n lélẹ̀ kejì annallaha ní pé ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó ní bínú sí wọn láyéláyé wa hadha ma akhbara anhu sallallahu alaihi wasallam bi qawlihi eléyìí ni <coughs> in tí ànábì sallallahu alaihi wasallam fún wọn nírò níbi ọ̀rọ̀ rẹ̀ pé inna allaha yaqulu li ahli aljanna ọlọ́wọ́ bó sọ fún àmà aljanna pé ya ahli aljanna ẹ̀yin ọmọ aljanna o fayaquluna labbayka rabbana wa sa'alayk ipe ajẹ́pẹ̀ rẹ̀ ìrọ̀lọ́wọ́ ba wani wal fi yadayk gbogbo dáadáa ọwọ́ rẹ̀ méjèèjì ló síwà fayakuluna hal raditum yóò wà ní iṣẹ́ ti yọnu fayakuluna wa ma lana la narda ya rab bó láti ní yọnu ìrẹ̀lúwa wa wa qad a'taytana ma lam tu'ti ahadan min khalqik ó fún wa ní nǹkan tó fẹ́ nìkankan nínú ẹ̀dá àwọn tí ó fi special ó pọ̀ jùlọ so kí a ní sùúrù lórí ìṣẹ́láyé yóò wallahi annabi sallallahu alaihi wasallam o ma ń gbà wọn sahaba níyànjú pé ayyamu qala'il ní pé àwọn ọjọ́ tó kéré náà ni so kíyàn tó lò kíyàn tó lò díẹ̀ kíyàn tó kíyàn sáà chai sáà mọ̀ protect ẹ̀sìn rẹ̀ tó bá yí pé ìdíyàn lè rí ṣe gẹ́bà annabi sallallahu alaihi wasallam òun náà ni pé tó bá sàlé walau anta abdu ala asli shajara hatta yudirika kalmaut tó bá yẹ kó kàn wà ń nìkan tó ma retí ikú tó ma wá ìmẹ̀ ẹ̀sìn tó ma tọ́jú fámìlì rẹ̀ títí tí kò fi débọ̀ wallahi ikú ìsinmi ni fún Ah, àwọn àdánwò tọ́lọ́ bá subhanahu wa ta'ala bá lè fi kàn so àwọn ọjọ́ kékeré ni ó dọ̀wọ́n yà kíyàn ní sùúrù gan so kíyàn ní sùúrù gan kíyàn má kánjú kíyàn dẹ̀ má torí tí kò ní pẹ́ kíyàn má fi bàǹkà tí ó pẹ́ wọ́n ni fayaqulu ala afdala min dhalik wọ́n ni ọlọ́wọ́ bó wá ní ṣe ìjẹ́ fún yín ní nǹkan tó lọ́lá jù bẹ́ẹ̀ lọ fayakuluna ya rabbi wa ayyu shay'in afdalu min dhalik wọ́n ni bẹ́ẹ̀ ni ìrúwa nǹkan olówá lọ fayakulu uhillu alaykum ridwani mo ti ṣe nǹkan tí gbogbo wa gbọ́dọ̀ máa sálápá tètè rẹ̀ ni nǹkan tá gbọ́dọ̀ máa rí àwa ní mọ̀kọ̀sírù ní gbogbo ìgbà ní nípa àṣetó nǹkan tá gbọ́dọ̀ máa rí àwa pé a wà ṣáfà ọ̀fọ̀rọ̀ mìíràn so anytime ní ṣe ìtọ́nù lè wíyàn ó bà wá bó ṣe ká máa ríra wa nìyàn so lè yóò mọ̀lé wa aláre wallahi ayyámu kọ̀lá ẹ̀ kí àwọn ọjọ́ díẹ̀ náà ni ìbáwọ̀ lèyàn wà ní kékeré ìbáwọ̀ ló di pé èyàn wà ní ibi tí èyàn wà ń sìn yóò padà di pé ìbáwọ̀ náà lèyàn tún dàgbà náà so bí yíò ṣe wà tí ó mọ̀ protect ẹ̀sìn rẹ̀ yẹn so tó máa ní pé in ah o lè gbogbo súnà tó lóun ṣe yìí náà òkú eh, lówó ń bẹ̀ náà so ìwò ṣe fi rówó náà aljanna Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni wọ́n ní nígbàtí wọ́n ṣe súnà àwọn captain so súnà àwọn aláró súnà pé o gbọ́dọ̀ wà successful súnà pé o gbọ́dọ̀ já súnà pé ọmọ rẹ̀ o gbọ́dọ̀ lónìí kọ́ọ̀bù so súnà àwọn aláró nìyàn súnà bá ṣe successful láyé so súnà pé ọmọ rẹ̀ o gbọ́dọ̀ lónìí kọ́ọ̀bù súnà pé kákàtà àmà wà nǹkan fi pèrà wá súnnà ní ká fi tẹ́ra wa lọ́rùn but ká má ṣe nǹkan yẹn lódòdó gangan so nígbàtí ìsẹ́ pé tí wọ́n ń ṣe nìyẹn ọlọ́wọ́ bá ní wọ́n bá dẹ́ òpọ̀ bó sì wá protect ẹ̀yẹn tó fi di pé tọ́ ó lọ bọ́lọ́wọ́ bá wallahi kẹ́mìyàn sì gùn ló dáa kí ẹ̀ fi ríṣẹ́ dáadáa sí so ló dáa so kò sí dáadáa ń bí lórí pé kẹ́mi ẹ̀gùn kìí sẹ́wádà so gbogbo àwọn nǹkan ilẹ̀ yóò ma fi sẹ́mi ní gbogbo wà àwọn nǹkan ilẹ̀ yóò ma fi rán ààrẹ létí èyí ma rán ààrẹ létí pẹ̀lú àwọn ayé àwọn sálàfù rere àwọn imam ahmed gbogbo wọn bá ṣe lò sẹ́mi èyí ó jẹ́ kí ọ̀rọ̀ zuhud kó pọ̀ nígbésí ayé yàn èyí ò ní jẹ́ kí odò ayé kó gbéyàn lọ èyí wọn mú pé ah ẹ̀sìbí ní kìníkan ẹ̀sìbí lágbájá ní kìníkan wallahi ọ̀pọ̀lọpọ̀ ẹlùmí tẹ́ ẹ̀mọ̀ nǹkan tọ́nà ọba ń sọ ni yàṣàbùhùmùl jáhìlò azniya àmìnà tààfù ọ̀pọ̀lọpọ̀ ẹni tó rò kó ní látara pé kò máa béèrè kò máa sí ẹ̀rẹ̀ tó ṣíṣọ́ ní pé à ah, so in tí wọ́n so but yàṣàbùhùmùl jáhìlò azniya àmìnà tààfù ọlọ́ọ̀bá wá ní ta'arifuhum bisimahum la yas'aluna an-nasa so ẹ mọ̀mọ̀ wọn pẹ̀lú àmì wọn wọ́n yẹ bèèrè lọ́wọ́ àwọn èèyàn so kódà anábi sallallahu alaihi wasallam sọ́nà um, nínú àwọn wàsíyà tá nábi ma ń fún àwọn sàhábà jù ní pé bó ṣe wà ní àní bó àìgbé kọ́nà kanáà ló lọ wà títí kó sàfi débọ̀ sáàdé kíkú débọ̀ lórí islamu eléyìí ṣe pàtàkì gan wọ́n ní fahadha kalamun min allah subhanahu wa ta'ala wọ́n lè yọ̀rọ̀ ní látọ̀dọ̀ Ọlọ́run bá lè ahli janna sáàmà janna wọ́n ni wa azunnu al-imamayn ana ya hadha al-hadith wọ́n ni mo sì rò pé àwọn ẹni síwá ní méjèèjì Abu Hatim àti Abu Zur'a in ta gba lérò pẹ̀lú wọ́n gba hadithi lérò bi qawlihima pẹ̀lú gbólóhùn wọn tán pé wa yasma'una kalamahu wọ́n sì gbọ́ ọ̀rọ̀ Ọba kayfa sha'a mata sha'a bó bá ṣe wọ́ Ọba àti nígbà tó bá wọ́ Ọba wal ilmu inda Allah ìmọ̀ Ọba lówà ويبقى وبقي هنا مسألة وني مسألة ككباي وهي قاعدة عامة عند أهل السنة هنا نقولهم ببوبو لدعوا سنة وهم يقررون ما يقررون من أحكام الله أولا àwọn ahlùsúnà wọ́n fi máa ń rinlẹ̀ àwọn kátà máa fi rinlẹ̀ nínú àwọn ìdájọ́ Ọlọ́run Ọba àmẹ́tàn wọ́n ní wàlá àkọ́ìdà khassatan wọ́n ní àtàwọn àdìsọ́kàn wọ́n ma fi rinlẹ̀ specifically wà mín ha sifat nínú àwọn àdìsọ́kàn wọ́n ní sifato wọ́n ní falahum wọ́n ní awwalan mudarasatu hadhihi al-ahkam tahsinan lahum wa man ya'ti ba'dahum min abna'ihim wọ́n ní ma ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọ̀dájọ́ yìí tahsinan lahum yóò mọ̀ dáàbòbò wọn waliman ya'ti ba'dahum àti àwọn tí ó wà lẹ́yìn wọn min abna'i nínú àwọn ọmọ wọn àkídà ahlus sunna wal jama'a tí a ma ń jogún fọ́mọ ni yau kìí ṣe pé tí a ma ń jogún fọ́mọ ni pé a ó bá mi ló súnnà òun náà gbọ́dọ̀ jẹ́ àkílùkọrẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ lọ́yà so so gbọ́dọ̀ jẹ́ banka so successful sunni banka lòun fẹ́ fi àwọn ọmọ ilé lórí so ara ọ̀ wallahi legacy àwọn aláró gbogbo àwọn kan táwọn rí àwọn èèyàn lórí nìyàn but legacy ti wà ní pé bóòf láti fi àwọn ọmọ wálẹ̀ lórí aqida ahlus so wọ́n ní ala al-aqal tí wọ́n bá ti ẹ̀ jẹ́ olùmọ̀ so torí pé eléyìí ó possible but in tí yẹn gbọ́dọ̀ strive náà ni pé kọmọ yẹn jùlùmọ̀ but ala kí wọ́n jẹun sunnah kí wọ́n sì ṣe ìgbésí ayé wọn lórí súnnà wọ́n ni wali man ya'ti ba'dahum min abna'ihim wa ahfadihim wa ashabihim min gha'ilati al-bid'ah wọ́n ni bí wọ́n ṣe gbà wọ́n kò nínú kòtò bid'ah wal muhdathat àtàwọn àdádálẹ̀ allati tuharrifu kalam Allah àwọn èyí tó pẹ̀lú àwọn ọ̀nà àìmọ̀kan awi ra'yi al-mujarrad àbí ra'yi pambele wani wa thaniyan wani lára wọn ìdí tí àwọn ahlu sunna ta fi man títà àwọn masala yìí wani yarudduna ala man khalafa hadhihi al-ahkam ma ń sẹ́rọ́dù fún àwọn yìí mo sì rí pé àwọn olùmọ̀ òkín tẹ́m̀bẹ̀lẹ̀ pàápàá jùlọ àwọn kan tó bá wà zọ́hìrì kéèyàn ya rẹ̀ kódà kó sí pé àwọn ọmọ ni kọ̀rẹ́ tẹ̀lé lórí so àwọn tó bá wà zọ́hìrì inú àwọn àkídà òkín fọ́ yẹpẹrẹ mú wọ́n sì rọ́dù ẹni tó bá sọ́rọ̀ wọ́n ni wa anta tara ayyuhal muslim wọ́n ni wọ́n náà sì àwọn ọ̀rọ̀ jákàjáká so àti ìmá àwọn nǹkan àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n mọ̀ wo bóò ni wọ́n ṣe níwò nígbà tó sọ pé dáhà àwọn ohun ò mọ́ lórí ká gbé lórí táwọn olùmọ̀ ń sọ èyí tó bá fine èyí tó bá wà èyí tó bá wà tó bá beautiful tó bá lè sọ àdá moment náà máa ń sọ so àbí tí wọ́n bá fi capture àwọn èèyàn so àti tí wọ́n fi sọ àwọn èèyàn lẹ́rú àwọn kátà àwọn máa ń sọ nìyàn so èyàn búlọ̀ rí ara ríra ẹ̀ lórí àwọn ọmọ yìí tí wọ́n fi lè mọ́ kó rọ́dù fáwọn bọ àwọn ọ̀rọ̀ yìí tí a bá ti rí lẹ́nu àwọn èèyàn kí a gbà lẹ́nu wọn ara ara Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba kò rí báwọn pẹ́sí sọ́yìn báyìí lọ́lọ́run ṣe rí èyàn wà sálàyé

so yóò rí pé àníyàn pé ó fẹ́ jẹ́ mẹ́ni ṣe wá rí ìdíyàn gbìn sí lára yẹn kódà ó lè má sí fún òun yóò ṣe láǹfààní ó lè sí pé lókàn lọ sọ fún mayẹ́nà àfáàtí àwọn wíwíkúwí kan lónìí àfáwà ní à pé tọ́lọ̀n wá lọ́wọ́ so òun ò gbá o bọ̀ ó yóò wá wí fọ́mà ó lè jẹ́ sábàbí tọ́lọ̀n bó fi ṣe ìdáyà ọmọ yẹn ni so gbogbo àwọn nǹkan yìí ṣe pàtàkì gan so ìdí nìyẹn tí ẹ gbogbo àwọn oníwìkúwì tí ẹ fi ń kóró dùbò wọn nípa gbogbo àwọn ìrìjá àtọ́fẹ́ wọn tẹ̀kí láwùjọ bóòlù sí ní stan ìrìjá àká nígbà tó ti pé halabi ni wọ́n fi gbogbo ayé wọ́n tẹ̀lé halabi ni wọ́n tẹ̀lé halabi ni wọ́n propagate wallahu al-musta'an wani yarudduna ala man khalafa hadhihi al wa anta tara ayyuha al-muslim wani ya yau أن أهل السنة فيما يقررونه من أحكام الله nípa àwọn súnnà níbi àwọn kátà máa fi nílẹ̀ nínú àwọn àdájọ́ ọ̀rọ̀ ọba sawa'an ta'asisan aw raddan yálà wọ́n fi nílẹ̀ ní ti ìfinilẹ̀ ní àbí wọ́n fi nílẹ̀ ní ti ìfinilẹ̀ pé wọ́n fẹ́ sí rọ́dù fún yàn innama yastaniduna 'ala ad-dalil wọ́n máa ń fẹ̀yìn ti ẹ̀rí ni wa hadha ad-dalilu 'indahum àwọn ẹ̀rí lọ́dọ̀ wọn wa nassun wọn ni àwọn text aw ijma' àbí àpanupọ̀ wọ́n ní fannasu wọ́n ní ẹ̀rí àwọn text alkitabul karim wa sahihu sunna wọ́n ní wal ijma' ittifaqu man madha qablahum wọ́n ní ijma' òun náà ni àpanupọ̀ àwọn tó síwájú wọn min a'immatil ilmi nínú àwọn ẹni síwájú nínú mawal huda ala hadha al-hukm hadha al alladhi sa'adhkuruhu wọ́n alámàrí tí mo fẹ́ dákọ̀ yìí annal imamai nípa wọn ni síwájú méjèèjì abu hatim àti abu zur'a rahmatullahi alaihima uswatun liman mada qablahuma àwọn náà ń kọ́ sí àwọn tó síwájú wọn ni wa ta'azaro ma'a man 'asarahum bákan náà wọ́n rẹ́pọ̀ pẹ̀lú àwọn tí ó lógbà pẹ̀lú wọn وتأسيسا لمن يخال لمن يخلفهم بس ni wọ́n fi ń rinlẹ̀ fún ẹni tí ó bá rọ́pò wọn náà àrọ́dà bí hábihì mas'ala wọ́n gbà lérò pẹ̀lú mas'ala yìí àrọ́dà alaman yunkiru ru'yatal mu'minin àwọn sí rọ́dù fún àwọn wa usuhum àwọn ìpìlẹ̀ wọn aljahmiya àwọn náà ni àwọn jahmiya wọ́n ni fal mu'tazila lẹ́yìn al mu'tazila wọ́n ni fal asha'ira lẹ́yìn àwọn asha'ira wa man wafaqahum min ahli al-ahwa àtàwọn tán bá wọn nínú àwọn onífẹ́ẹ̀nú tí wọ́n láwọn onírí ọlọ́run àwọn ni wà láàhùláhìl múnkàrọ̀ hujjaj wọ́n ní àwọn tí wọ́n ń takò yí wọ́n ní àwọn ṣubha minha nínú àwọn ṣubha yìí wọ́n ní al-hujjatul ula ṣubha aláwọ̀kọ́ anna isbata hadhihi al-mas'ala wọ́n ní tẹ́ bá ti fi ń rinlẹ̀ párí ọlọ́wọ́ bá yastalzimu anna allaha fi jiha ó túnmọ̀ pé ẹ̀ ti ń sọ pé ọlọ́wọ́ bá wà ní direction kan nìyẹn wala yakunu fi jiha wọ́n ní nǹkan kan ò sí lé nígbò ní direction o illa jismun àyàfi nǹkan tó bá ti kíni tó bá ní ara so àkílòkẹ̀rẹ̀ wọ́n ma ń so ilé in ti ṣẹ̀fẹ́ yà nàhárí wọ́n sọ wọ́n ní àwọn àṣáyírọ̀ yufbituna ar ààrí ọlọ́wọ́n ọba bọ̀ kò ní sí láti direction kankan so kọ́lá múná ti pé wọ́n ábẹ̀ ń pé àbó ah, wa ni wọ́n ṣe wá ń sọ bẹ́ẹ̀ so mọ́ ààrẹ ni látara àmọ́kọ̀ ọ̀rọ̀ àwọn àṣáyẹ̀rọ̀ ṣẹ́kànnà so àwọn àṣáyẹ̀rọ̀ wọ́n sọ pé àwọn àṣáyẹ̀rọ̀ wọn sọ lè wọ́n ní fanakul wọ́n ní direction gbólóhùn tí ó wà misleading ni له معان ثلاثة قلت ممتع اثنان باطلان مجي نور باطلني والثالث حق إليك يتعودوني لا محظور فيه كسي إبروك كمبه ونفى إحداها جهة صفن وني تبا يكون تأكباليرو نكبه آري لاتي lower direction wọ́n ni wà thaniya jihatu uluwu tuhitu billah tó bá yẹ pé ẹlẹ́ẹ̀kejì ni pé a rí láti upper direction upper direction yóò wà bú ọlọ́wọ́ bá wà thalitha jihatu uluwin la tuhitu billah ẹlẹ́ẹ̀kẹta ni pé láti direction òkè but kò rọ kiri ká ọlọ́wọ́ bá wọ́n ni wà hadha al èyí tí yàn fi gbọ́rọ̀ gbàmọ̀ lọ́dọ̀ àwọn àfọ́hùn súnnà yẹn wọ́n ni wa hadha al-akhir ìtàn pẹ̀ ní magangani ìmà ní fọ́lọ́wọ́ ọba kò símà tó lọ́lá jẹ́lẹ̀ ìlọ so kìí ṣe ìmà bẹ́yàn ó ṣe máa jíyàn àti àbáwọn ọmọ jákàjáká mí tẹ́lómi gbárùkùtì so ìmà ìtàn pẹ̀ ní magangani ìmà ní fọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n ni wa hadha al wọ́n ní sẹ́rẹ̀ ìta sọ láti ní pé ẹ̀yìn ó lọ́rọ̀ ọba láti dàrẹ́kẹ́ òkè but òkè yíò túnmọ̀ kó wá rọ kíríká ọlọ́rọ̀ ọba <clears throat> wọ́n ni huwa alladhi dalla alayhi alkitabu wa sunna wọ́n ni ìrí láti dàrẹ́kẹ́ òkè tí ó rí rọ kíríká ọlọ́rọ̀ ọba yìí òun ni Qur'an nǹkan kò tí fọwọ́ bá wọ́n ní fàhádìí khamsa wọ́n ní ẹ̀rí àwọn márùn-ún yìí fàhádìí khamsa tó adillatin wọ́n ní ẹ̀rí márùn-ún lè tàwátọ́ àti wọ́n ní gbogbo wọn náà kójọpọ̀ wọ́n tẹ̀ papọ̀ ala isbati hadha al-ma'na al fi ìtumọ̀ òdodo yìí rinlẹ̀ so láti fi ah, ìtumọ̀ òdodo yìí rinlẹ̀ so lára àwọn ẹ̀rí òun náà ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé àràárṣì Ọlọ́run Ọba òun náà ni sákàfù fún firdaus àbí ọgbọ́nà láti mọ̀ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fawqa gini fawqa al so ó túnmọ̀ pé jíhà olúwù wọ́n ni wọ́n ní ṣúgbà ẹlẹ́ẹ̀kejì táwọn tó ma ń takò ìrí ọlọ́wọ̀n ọba tó ma mú wá wọ́n ní yastadilluna bi qawlihi ta'ala wọ́n ma fi ń sẹ̀rí gbọ́rọ̀ ọlọ́wọ̀n ọba tọ́lọ̀ ọba ní la tudrikuhul absar ìrìnà kò lè grasp ọlọ́wọ̀n ọba wa wọ́n ní ìtumọ̀ ilé ìlọ́lọ́ tí wọ́n qat'u ar ó túnmọ̀ pé rírí ò pọ́síbù ní ẹ wọ́n ni fahim yaqsuruna ru'yat al-basar ala al-idrak wọ́n ni wọ́n ma ń idrak wọ́n ma ń restrict sí rírí ojú nìkan fanaqulu amanna àwọn ọ̀sọ̀ fún wa a sọ fún wa pé annahu la tudriku rabbana al-absar ní bẹ́ẹ̀ ni àwọn ojú ò lè grasp ọlọ́run ọba so wa huwa subhanahu yudriku kulla basar ọlọ́run ọba ló sì grasp gbogbo ìrìnà pátápátá lakin ma ma'na al-idrak ṣùgbọ́n kí ni ìtumọ̀ idrak hal al-idrak huwa ru'ya ṣé idrak ni ìrìnà ni aw yatadammanu ru'ya àbúkó sínú ìrìnà wa shay'an za'idan 'alayha àti nǹkan mí tó tún lékúnlé so àti nǹkan mí tó tún lékúnlé in tẹ́ fi rí nìyẹn táwọn àfáàfí ma ń sọ pé ó sọ wọ́n gan láti rí nínú Qur'an àwọn mutaradifat torí pé ìmá kó ṣe pé nǹkan yẹn tọ́lọ̀wọ́n bá bá lo gbólóhùn mí ń bò yìn kó ṣe pé ó tún ní àwọn ọ̀túnmọ̀ tó ṣe kíni tó lékún àbí kó ṣe pé ó láwọn ọ̀túnmọ̀ tó yẹ pé ojúpọ̀nà mí ó tó fi yàtọ̀ sí gbólóhùn tó Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló dáyé mi ẹ rí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ọba tí ó ma tó ń ṣe ni Ọlọ́run Ọba ìkan ti pé chance ara chance kọ́ lọ́rọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba subhanahu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá wá specific sí so tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá lo gbólóhùn kaláyé kan tí ó wá lò láyé mi kò sí hikima wà bẹ́ẹ̀ so kò sí hikima wà bẹ́ẹ̀ àbí àlékún wà bẹ́ẹ̀ àbí ìmá wà bẹ́ẹ̀ so tó bá yẹ pé rúúyà ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lò rúúyà so but Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tọ́rọ rẹ̀ òkín takura wọn Ọlọ́run bó lórí òyà so Ọlọ́run bá wá lókín Ọlọ́run bá wá ló gbólóhùn ìdọ́rọ̀ bọ̀ nínú ètè àwọn eléfẹ́ tí wọ́n fẹ́ da ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba rú àwọn rò pé àwọn ti rọ́nà lọ àwọn so hakikatan kò pè wọ́n lugatan ni ní istidlalan ni kò pè wọ́n torí pé idrak gẹ́bí ṣe kò sì ṣàlàyé wọ́n ni halil idrak huwa ru'ya wọ́n ni sí nǹkan tán pè ní idrak sóhun náà ní ìrìnà ni how yatadammanu ru'ya àbókó sínú ìrìnà wa aljawab wọ́n ní èsì ni pé ar-ru'yatu shay'un ìrìnà nǹkan ni o wal idraku shay'un akhar idraku nǹkan mi lọ́tọ̀ ni wọ́n ní far-ru'ya wọ́n ní ẹ̀rí ìrìnà rẹ̀ hiya mujarradu al-ibsar wan-nazar kíyàn rí nǹkan kíyàn sí kíyàn wò náà huwal ìhàtọ̀ òun ni kíyàn rọ kiri káàkàn yẹn wọ́n ni fal idrọ́k wọ́n ni ẹ̀rí idrọ́kò yàtàdọ́mmanù rú'yà ó kó sínú ìrìnà wa amron ákọrọ̀ za'idan àríhà àtàlámàrí mi tó tún lékún lórí ìrí nǹkan yẹn wọ́n ni fa matalan wọ́n lápẹrẹnsìn laukọ́lá látàkọ́ tó bá ní àà ah, wallahi mo ti rí ilé lágbàjá baytun jamil ilé tó rẹwà ní masha Allah wasi'an à ó fẹ́ tayyib ó dá thumma qala lahu ahadul hadirin ìkánà àwọn tó wáwà present wọ́n sọ fún pé kam ghurfatan fi ó wá ní yàrá mélòó ló wà ń bẹ̀ wa ma tulu kulli ghurfa kí ni وما ارتفاعها كن elevation فقال انا لا ادري عن هذا وانا امي ما بلي فهل هذا يستلزم انكار انكار انكار الرؤيه رؤيه البيت سلي تما كو يان سو وانه كاذب سي سو كو ايرون نبا او يستلزم نفيه شيئا اخر ابي مما تي او اون necessitate pé nǹkan mi ni o ma fàhálì sáàìlò sáàlàhù àni rú'íyá sẹ́ni tó ń bèèrè bèèrè só bí nípa rírí ni àwò sáàlàhù àn ṣe'in akọr àbó bí nípa nkẹrin wọ́n ni ìnàmà sáàlàhù àn ṣe'in akọr láàrínmẹ̀lá ó bí nípa nkẹrin tí ó níma ń parí wọ́n ni idan ma dámal mukbiru sọ́dikan lókun ìgbà ó pọn dandan lórí wa ká gba ọ̀rọ̀ rẹ̀ wa nafyuhu adadal gurfa bó ti wá sọ kún wọn mẹ́yẹ nọ́mbà yàrá tó rán bẹ̀yẹn adadal gurf wa ma tabi'a dhalik àtàwọn nǹkan tí ó tó jọrún ka báyẹn ala wajhi tafsil ní dítẹ́ò hadha la ilma lahu kò ní ma parẹ̀ ni lihanna hadha shay'un akhar torí pé nǹkan mí lélẹ́yìí wa amrun za'idun ala ru'ya àti alamari tó lékún lórí ìrìnà fa hadha mithalun aqli wọ́n ní àpẹẹrẹ làákà ìrẹ̀lẹ̀ wa amma mithalun nas wọ́n ní ẹ̀rí àpẹẹrẹ tá mú fún wa wá nínú ẹ̀rí ní pé ìdọ̀rọ́kì ó yàtọ̀ sí ru'ya wọ́n fa ma akhbara Allahu bihi an Mustafa in tí ọlọ́ọ̀bá fún wa rò nípa Mustafa rẹ̀ nípa ẹni tí ó sọ́sànyà rẹ̀ wà kẹlímìhì àti kẹlímù rẹ̀ mọ́nà tí pé sheikh abdullila àrífàáyí wọ́n mẹ́sẹ̀ fáìdà kan nígbà tán sàlàyé nínú kílásì síra wọn wọ́n ni àwọn yẹn máa ń lo ọ̀dọ́ sheikh lò ní sífà ń bí yàn ẹ̀rì pé sheikh náà lílò tó wà mustapha ní sheikh lò mi bọ̀wọ́n àwọn yẹn máa ń lo gbólóhùn mustapha mustapha gan wọ́n ni sẹ́kù sí mímọ̀ sọ pé gbólóhùn mustapha yìí kò gbájúmọ̀ gan lẹ́nu àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí ma pa nabi sallallahu alaihi wasallam ní mustapha ipé kìí sin tó gbájúmọ̀ wọ́n ka ọ̀rọ̀ sẹ́kù sí mímọ̀ so whereas ẹ̀rẹ́ lómi gan ó ti ẹlòmí ti sọ́ di bí alamu fún annabi sallallahu alaihi wasallam whereas kò sínú táwọn sahaba man sábà fi ń ròyìn annabi tó tọ́mọ̀ ń pọ̀ láti fi ròyìn annabi wọ́n ni an mustapha ala kullin ìròyìn fún annabi dẹ̀ bayar olùmí ga yóò tún yóò tún sọmọ mustapha sun wani an mustapha hun wa kalimihi wani wa abdihi wa rasulihi musa wani hina tara'i qawmahu wa qawma fir'aun so annabi musa nan so bayin wani a ẹni tọ́lọ́wọ́ báyẹn àtẹni tó bá sọ̀rọ̀ àtẹrú rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ àrẹ́mí Musa nígbàtí wọ́n rí àhínà tàrọ ìkọ́mìhì wà kọ́mì fir'aun nígbàtí àwọn èèyàn tí àti àwọn èèyàn fir'aun tán jọ ríra wọn mẹ́bà qala qawmu Musa kí láwọn èèyàn Musa sọ lamma qalu inna lamudrakun nígbàtán sọ pé ah wọ́n grasp wa qala kalla oníyàrá inna ma'iya rabbi sayahdin ó ní olúwa mi ń bẹ pẹ̀lú mi yóò sì tọ́ mi sọ́nà famalladhi nafahu musa ibn imran kí ni musa ibn imran ṣe na fi rẹ̀ hal nafa tara'il fariqayn ṣe nǹkan tó ṣe na fi rẹ̀ ni pé wọn ò ríra wọn àwọn èyí ti ríra aya tó síwájú falamma tara'al afi'atan so wani aw nafa shay'an akhar abo ṣe na fi nǹkan mìí innahu nafa shay'an akhar nǹkan mi ló ṣe nafi rẹ̀ wa huwa al-ihata òun náà ni pé wọ́n grasp wọn wọ́rọ̀ kìríká wọn allati tawaqqa'aha man ma'ahu èyí tó ti pá wọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ tí wọ́n expect rẹ̀ qalu inna lamudrakun wọ́n ni a wọ́n grasp wọ́n ay muhatun bina wọ́rọ̀ kìríká wa faqala kalla wọ́n ni inna ma'iya rabbi sayahdi olúwa mi ń bẹ pẹ̀lú mi yóò tọ́ mi sọ́nà fanafa hadhihi al-ihata ó ṣe nafi ihata ipe ara mu'tamidan ala Allah lẹ́ni tó ń gbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ ba wasiqan bi wa'dillah lẹ́ni tí ó believe èyí tọ́lọ́wọ́ bá sọ fún pé òun ó là àtàwọn èèyàn rẹ̀ min fir'auna wa qawmi láti ọwọ́ fir'auna àtàwọn èèyàn rẹ̀ yunji hizbar rahman ní pé ọlọ́wọ́ bó la àwọn ọmọ ogun tí ọlọ́wọ́ bá wa hum jundu musa musa òun وهم فرعون ومن معه وهنا يعني فرعون أتمطوا قلوله فهذه بعض الأدلة إليني أباكنا ويريو التي تجلي شبهات هؤلاء النفاة تيو سكتا أوان ìrújú àwọn tí wọ́n reject rírí ọlọ́wọ́ báyìí wàtún kìdù sílẹ̀ bẹ́ẹ̀ sì ni yóò nọlifáì àwọn ìfisẹ̀rí wọn tó sì pé ìfisẹ̀rí tó rọ́ǹgìn wọ́lọ́hù ààrẹ wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk insha allah bi dhati dunan wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh